بك عبها صالحا وجعوا لي وصار مبتلا قد اتاك الله خلقا للهدى ملك في دنيا نصيب بسنه كمعصوم وهو متعصم كمؤمن ثم ابقى مبتلا واباك الله وكلا نيرا إذن سمن أمكة كالذي من غير يا داودنا أنت تدعو بالدعاء مرتجى ولا أقره من سار الهدى وجزاك الله خير مسا بالنماء والصلاة والفلاح تبي هدي الكذب المصطفى اقرد يا قل الهي بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم

بكم من كل متكبر لا يؤمن بيوم الحساب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أعوذ بالله من الشيطان الرجيم orúkọ ẹni ìgbé èyí tí àwọn àlùfáà wa tí wọ́n ti ròyìn ẹ̀ fún wa bó ti lágbára tó tọ́lọ̀ ń fún lágbára àwọn abẹ́rẹ́ sí sọ nípa ọ̀rọ̀ ọlọ́run tí àwọn àlùfáà ti ń sọ tẹ́lẹ̀ kó tó dé ní nǹkan tó dáyé níwọ̀nba àsìkò táwọn náà tá a fi sọ láti mú àdéhùn ṣẹ láti jí sí ọlọ́run fúnra wa pẹ̀lú orúkọ ọlọ́run náà. máa kí àwọn èyí tí wọ́n ń bá wa sọ̀rọ̀ ọlọ́run tá a dé wọ́n bá wọn lẹ́nu ẹ̀ sẹ́wọ̀n abẹ́lẹ̀ tíìfì àfáà ni ẹni ọlọ́run sì ni wọ́n àjọ ni àjọ kéwù lọ́dọ̀ lọ bẹ lára wọn kìí ṣe gbogbo ẹni tó jáde ńlé tọ́lọ kẹ́kọ̀ọ́ lókèrè wa yóò gbé nǹkan míì dé táwọn afẹ́ ìbẹ̀rù ọlọ́run ń bẹ̀ agídí lókù tí ó gbé dé àmọ́ kò ìtàwọn wa. agbẹ́yìn látòrí gbogbo àwọn tí ń ọlọ́run nílẹ̀ yìí látòrí bàbá ìmáàmù àgbà pátápátá gbogbo ìlú àti gbogbo agbègbè àti gbogbo tí ń wọ́n jí sí ọ̀hún akí wọn akí bàbá wa Sadruddin bí ò bá kú ìmáàmù ni wọ́n àfa àgbà ni wọ́n akí wọn àwọn ni akọ̀wé àgbà fún gbogbo ẹgbẹ́ arábítà ti Sheikh Adamu gbogbo ilẹ̀ Yorùbá akí wọn akí wọn gba àwọn lójú ọ̀nà ni. akí wọn Tìjàníyà ni akí wọn akí owó àwọn tí ń jíṣẹ́ ọlọ́run tí wọ́n bẹ nílé ìwé ilé ẹ̀kọ́ lárúbáwá àti ilé akéwúkéwì bẹ́ẹ̀ látọ̀rí ìsáàlù wa dr Mustapha Hezir akí wọn àti gbogbo àwọn tí ń bẹ nílò lẹ́yẹ̀ká àti gbogbo ilé ẹ̀kọ́ gbogbo wọn ní jíṣẹ́ ọlọ́run akí àwọn olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan olórí àwọn tó pè wá lẹ́nìí pípẹ́ ẹkú iṣẹ́ ọlọ́run ẹkú àrọ́júṣe ẹkú àmàràdà tẹ́ẹ̀jogún àwọn ànábì tí a bá ní kí láàrin jogún tó bá rí pé ìgan là ń ṣe ó ti tó kọ́ má parẹ́ lórí tiwa káwọn ọmọdé bá a lọ́wọ́ tàwa náà ọlọ́run kò sí bẹ́ẹ̀ fún wa wọ́n lè sàmù ọ̀parẹ́ lórí wa àwọn akí bàbá olóríire tí wọ́n ṣe nǹkan rí nígbà tiẹ̀ bàbá wọn lákè tá ń bẹ láàfin wọn báyìí kì í ṣe gbogbo ọba lórí báyìí tòun ti bí wọ́n ti wà bí wọ́n ti wà náà wọ́n tún wá gba ìsìláàmù láàyè ọlọ́run kó túbọ̀ máa gbà wọ́n náà láàyè jù báyìí lọ. bákan náà la kí gbogbo àwọn alásàlátù obìnrin obìnrin àwọn kí gbogbo ẹ̀yọ ọkùnrin àti àlùfáà sọ́bùr kan abdul sọ́bùr tàbí muhammad sọ́bùr kò sí ìta àpèyọ́tọ̀ jẹ́ ànábì àmà jẹ́ sọ́bùrù ọlọ́run náà ń jẹ́ sọ́bùrù nínú àwọn ọkọ̀ ọlọ́run tó fún ànábì mẹ́ òun náà nìyí bàbá pè ọ́ ní abdul sọ́bùr dèdè bá pè ọ́ ní muhammad sọ́bùr dèdè ọlọ́run náà kún ẹ o àlùwò àwọn tó pẹ̀lú rẹ ọlọ́run náà pẹ̀lú wọn náà torí pé wọn náà fara jọ àwọn òjíṣẹ́ ọlọ́run láti kékeré ọlọ́run máa ṣe nǹkan fún ẹ o wẹ́ẹ́dẹ́ ló pẹ̀lú ẹ̀dẹ́ jọ ń ṣe àwùjọ yìí ọlọ́mọ padà lẹ́yìn ẹ̀ sàmì dáadáa ẹ̀yin tí wọ́n pèsè dáhùn náà ọlọ́run kò dáhùn fẹ́yìn náà ó wá wà nípa àdéjì ń jíṣẹ́ ọlọ́run ṣáájú tiwa ká tó dáyé tí wọ́n parẹ́ lórí ẹ̀ ọlọ́mọ sábà kẹ́ bí bàbá wa tí a lọ sálámà sí sàárè wọn nísìn náà ni bàbá wa tajudeen al-adabi alamọ́sábà sàlékún kẹ fún ọ pẹ̀lú bàbá sheikh adam. nítorí kí gbogbo wọn lápapọ̀ ní ká pé la ilaha illallah. أنا fi lọ́lá jù náà la bá lẹ́nu àfa àwa tí wọ́n ń sọ bá alápẹ̀gbẹ̀rún àfa àkún àsọ̀pá láìla ìlọ́láwà lè sọ tán nínú àwọn òye tí ń bẹ fún wa lẹ́nu ọba ti mọ èèyàn ìmọ̀ nǹkan tán náà ni ìṣẹ́jú díẹ̀ tó ti bá wa kó ń bí nísìnyí àtúnlọ́ ọlọ́rin ni àtúnlọ́wà sí dájí ọ̀la gẹ́gẹ́ bí iṣẹ́ táwa náà jogún bá àwọn afáàmì sì tó fẹ́ sọ̀rọ̀ ọlọ́run tó ń fún wa fún wa nígbà míì. ẹni pé nínú Al-Qur'ani gbólóhùn la ilaha illallah tí wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí afẹ́mọ̀ kí ní jẹ́ la ilaha illallah nítumọ̀ afẹ́mọ̀ fẹ́ mà nínú iṣẹ́ iṣẹ́ wo ní ṣe lára ẹ̀dá ọmọnìyàn iṣẹ́ wo ní ó ṣe lára mùsùlùmí kí ni ipa tó fẹ́ kó lára ìsìláàmù ìbéèrè tí wọ́n bí mí ọkẹ̀nu ọfẹ̀jú ó tóbi ọgbàrè ọgbàsìkò bàbá fẹ́ ṣèwé lórí ẹ̀ á máa ṣe ni àlè ṣe tán ṣùgbọ́n bàbá ònú kò nì gbólóhùn kálímọ́tò ṣàhádà tí ń bẹ̀ ń bẹ̀ la ilaha illallah àárín ń bẹ̀ la ilaha illa huwa àárín nínú ẹ̀ la ilaha illa anta àárín nínú ẹ̀ la ilaha illa ana àárín nínú la ilaha illa allazi àárín nínú jẹ fígò márùn ní ọ̀pọ̀ ìfòtò nǹkan mi bá ti ń fẹ́ wọ́n ọmọ bá ń fara mọ́ ẹ̀yin jẹ́ kàwé púpọ̀ àmọ́ ẹ̀ máa fọ́ bákan bákan kí ẹ ti mọ̀ pé ẹ ti mọ̀ pé mo rò pé ń tọ́fẹ́ wí nì fọ ọjọ́ ọ̀bá yẹ ẹ níta ẹ máa bá ń gbọ́ yé síbi ẹ bá gbọ́ sí. Hmm? àwọn tó wà bẹ̀ tó túmọ̀

a ṣe ní ìwé kan kékeré àwọn òwe náà dání. La ilaha illa huwa ma wá bí ọ̀nà bíi nǹkan bíi thirty six nínú alukur'an. anta pronoun náà ni anta yẹn ṣùgbọ́n pronoun tiẹ̀ akọjú síra wa báyìí ni tí ń túmọ̀ pé kò sí ọba àkàfi ìwọ ọlọ́run tí mò ń wò yìí. òun náà wà nínú kur'an. òun náà lọ bí pàwọn àdìẹ mẹ. la ilaha illa anta òun wá wá lọ́nà bí ọ̀nà kan ṣoṣo náà alukur'ani ni la ilaha illa anta ti wá ọ̀nà ẹyọ kan òun lè tọ́lọ̀ fi bá nábì Yunus sọ̀rọ̀ la ilaha illa ana ọ̀nà márùn ló ti wá nínú alukur'ani wọn pé wàá bá pa ogun ẹ̀fọ́ ń lọ bí nǹkan bíi sixty iye ọ̀nà tí gbogbo ẹ̀ pín sí níjẹ́ la ilaha àti ìtọ́ wá ní illallahu àti illa àti illa anta àti illa ana àti illa allazi gbogbo ẹ̀ jẹ́ nǹkan bíi sixty abáwo Quran àrífẹ́ gbogbo ẹ̀ náà ní túmọ̀ ọlọ́run.

àgbà wí ni. gbogbo ẹ̀ la wá fi kí ọlọ́run gbogbo ẹ̀ ní ká fi ọlọ́run ọ̀nà tá a máa gbà ló aṣàlàyé ẹ̀ iṣẹ́ tí kò wá ṣe aṣọ díẹ̀ díẹ̀ nínú ẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáà tí wọ́n mọ̀ nípa ọlọ́run. la ilaha illallah. Gracias. máa bá ṣe lọ bẹ́ẹ̀ pé láì ènìyàn arúgbó lọ́dọ̀ ọlọ́run tó ṣe wá mímọ̀ tí ó ṣe wá lára ìmọ̀ kan tọ́wọ́ á jẹ́ pé ìmọ̀ wa náà a fi mọ ọlọ́run ní àfi ṣe àìmọ̀ọ́rẹ́ sọ́lọ́run adúpẹ́ mo tún bá àwọn náà dúpẹ́ àwọn abá àwọn ẹgbẹ́ tó pèpè yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni ẹ wá ṣe eré láyé kò jẹ́ àwọn kan ní àwọn kan ní ń pè yàn lọ síbi àìmoore sọ́lọ́run àwọn kan ní ń pè lọ síbi ìṣẹ́bọ sọ́lọ́run gbogbo ara dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ sí níjòkó oríire fún wa lọ́la ilaha illallah. gbọ́dọ̀ la ilaha illallah o a máa mú àyà kan tàbí méjì sí mẹ́ta nínú ọ̀kọ̀ọ̀kan náà fígọ̀ márùn-ún. àwọn tí ń bẹnu kùránì pọ̀ ààyè lè gbà wá ṣùgbọ́n àkọ́kọ́ ni la ilaha illallah ọlọ́run sọ nínú alukùránì láti sàwùsù síwájú kí ni jẹ́ wọ́n pé fa'alam fa'alam annahu la. ولله látọ̀dọ̀ ara rẹ̀ tó gbọ́lá fún anabi sallallahu alayhi wa sallam ó sọ àdíìsì tó pọ̀ ní wípé àfọ̀dọ́lù zikiri la ilaha illallah èyí tó fi ń lọ láti lọ nínú rántí ọlọ́run la ilaha illallah ò tó fi wí bẹ́ẹ̀. àwọn lọ́sọ́dọ̀ afọ Yusuf Nabairani nínú tíra rẹ̀ tó ṣe tó fi sọ̀rọ̀ ànábì sọ wípé ọlọ́run dá gbogbo ń tọ́ dá ìgbà tó gbogbo ẹ̀ ìgbà dá àdìjẹ́ náà ẹ̀rí àwọn alákọ̀wé. tó fẹ́ràn ákọ̀ nǹkan tí kọ́lé wọn tán ojú ọ̀nà wọn wọn a máa kọ̀ nǹkan síbẹ̀ lóríṣiríṣi ẹlòmíì ọkọ̀ sábà wọlé wọn welcome of you àbí kílẹ̀ tí wọ́n wí ẹ́ welcome to you mo ti rí fún yín pé bí bá ti fẹ́ bóun ẹ̀ máa fara mọ́ ẹ́ máa wọlé máa rọra bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ máa tún kọ́ tó bá tó wọnú yàrá yóò tún kọ̀ nǹkan mi ọlọ́run wá kọ̀ nǹkan sẹ́ni jẹ́ náà rẹ̀ lóríṣiríṣi àmọ́ wọ gbogbo ńtọ́lọ̀ ńkọ sínú ayárasí rẹ̀ àtàlìjẹ́ náà àti gbogbo ńtọ́lọ̀ ńdà la ilaha illallah muhammadu rasulullah kótó dáadáa nígbà tí anabi adamu wa dé alayhi salatu wa salam ekuru torí àsìkò torí program a rí nínú ọgbà àdìjẹ́ náà pé la ilaha muhammadu rasulullah ọwọ́ àbí ọlọ́run léèrè tè kí lélẹ̀ ọlọ́run ní kẹlímọ̀tún gbólóhùn kan ni tọ́já sí pé biha khalaqtul ashiya òun ni mo fi dá gbogbo tí mo dá wa qadaytul qada òun náà mo fi ṣe kádàrà wa qaddartul òun náà mo fi kí èbùbù waja'altu al-asbaba òun náà mo fi ṣe sábàbí tí kó tí nǹkan ó fi máa ṣe èyí tí ò ní ṣe gbólóhùn náà ni waja'altu al-asbaba òun náà mo fi ṣe sábàbí tí kó tí nǹkan ó fi máa ṣe èyí tí biha àrùbọ́ fa aghdib gbólóhùn náà ni màá fi bínú ní sì màá fi yọnu. anabi adam wa ní ọ̀dà ṣùgbọ́n gbàtà wọlé ayélujára òun ti wọ ọlọ́run ni muhammadu rasulillah tó wí tani ń jẹ́ báwọn wọn lọ́wọ́ wọn sọ fún yín pé bẹ́ẹ̀ ni ìkan nínú àwọn ọmọ rẹ àwọn zòríyà rẹ ni àrọ́mọbọ́mọ rẹ ni nítorí ẹ̀ mo fi ṣe gbogbo tí mo ṣe kọ́dà torí rẹ mi dáwọ́ gangan lára ẹni bá bá ń fẹ́ ń wọ́n fẹ́ tiẹ̀ ẹni tí bàbá bá ń fẹ́ ní fẹ́ tiẹ̀. anabi adam ọmọ fẹ́ràn rẹ̀ púpọ̀ o irú ọmọ irú ọmọ náà tí wọ́n bí ọ̀hún ọ̀ fi fọ́tò ẹ̀ hàn mí kiri kan ìlà kan wọ́n á rí pé bàbá wa ṣe bẹ́ẹ̀ tá a bá dákọ rẹ̀ ntí ó da jù ni pé tẹ̀mí ọlọ́run fẹ́ jù ni pé tí n bá tẹ bá ti pé la ilaha illallah muhammadu rasulullah ẹ̀sìn máa bá ń ṣe àṣàlátù fún sallallahu alayhi wa sallam njọta anabi adamu ọfẹ awa o ntí wọn èso igi njọta ni la ilaha illallah muhammadu rasulullah ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ wa pé kí ni ìbátan la ilaha illallah o sí gbogbo ọmọ èèyàn ìbátan rẹ̀ nù ńlọ́lọ́run fi pilẹ̀ ẹ̀dá ló fi pilẹ̀ ayé àtayé àtọ̀run àtàlìjẹ́nà àtiná nítorí ẹlẹ́ni tí ó jìyà ó jìyà nítorí ẹlẹ́ni tí ó ríkẹ́ ó ríkẹ́ nítorí ẹlẹ́ni tí ó wọná wọná nítorí ẹlẹ́ni tí ó wà àlìjẹ́nà wà àlìjẹ́nà nítorí la ilaha illallah muhammadu rasulullah anabi adamu ni ó fi wá ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ìgbà tó wá di pé wọ́n kú láti Janna òun pẹ̀lú Hawau tí wọ́n ní mistake wáyé ìgbà tó wá fẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ń ti sọ pé ṣe gàfúrúlá subhanallah gbogbo sígà nílò tí ń fi ń wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọgbà àwẹ̀ àwọn kan lógójì ọjọ́ àtijọ́ kan gẹ́gẹ́ bíi ti forty forty forty days ní ní nínú ẹ̀dá ọmọ ènìyàn láyé ló fi ìtọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ní tó fi ń ṣe tàṣíbíhù ní fi ń ṣe tàhámídù ní fi ń ṣe tàhálílù ṣùgbọ́n ní ọjọ́ òun fẹ́ foríjì ádámà tí ó yà á fi rẹ̀ pátápátá rìwáyà pọ̀ lóríṣiríṣi àmọ́ fatala kọ́ ádámù rẹ̀ rọ bí ìkẹlì mẹ́tẹ́. sọ ṣe ń tó lé ọmọ ṣe tí wọ́n ń tọrọ àforíjì tí ń tọrọ àánú ọlọ́run fátàlà kọ́ sẹ́mà tí yẹn bá sẹ́ lọ́run tí máa gbọ́ ọlọ́run foríjì mi ọlọ́run foríjì yọ àdíjọ́ kan yọ làálà ọlọ́run bá ṣe tá tí ọkẹ́ àbí kọ́ gbọ́ ohùn rere kan níbì àbí kọ́ wálẹ̀ sínú ọkàn rẹ̀ ọlọ́run wá nu ádámà ní kẹlìmá tí àwọn gbólóhùn kan tí ọmọ wí tí ó fi ṣe kò ń gé àánú ẹ̀. lọ́ọ̀rọ̀ bí. ìlàtọ̀dọ̀ ọlọ́run ọba tó dáa. ilé ọ̀hún àtàwọn bọ̀rọ̀ rahim. ọlọ́run náà lọ́ba aláforíjì tí ń ṣèkẹ́ fẹ́rú ẹ̀. àwọn èèyàn múrí wáyà wọn tó pọ̀ nínú àwọn ẹgbẹ́ àwa tó pọ̀ lóríṣiríṣi pé kí ni gbólóhùn tọ́lọ́hùn fún ádámà tó fi forí jì á máa ba lóríṣiríṣi nù tíra. amẹ́ríkà ló kò sí gan-an púpọ̀ jù òun náà ni la ilaha illallah gbàtí ádámà ń wí pé rabbana zalamna anfusana wa in lam taghfir lana. tẹnumọ́nù tí ń wí tẹ́lẹ̀ nù pẹ̀lú àwẹ̀ pẹ̀lú àìsàn pẹ̀lú ẹkún pẹ̀lú àfọ pẹ̀lú gbogbo wàhálà tí ń dààmú ara rẹ̀ àwa òun náà ń ṣe bẹ́ẹ̀ òun náà ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́n àríra wọn mọ́ ká má lọ ọbẹ̀ ní nísìn. gbàtọ́rọ̀ àwọn àṣetán tí ó foríjì lọ́wọ́ alálà gbólóhùn pé la ilaha محمد رسول الله صلى الله عليه وسلم نسوكي لا دم أبي ستنما ẹnu محمد رسول الله صلى الله عليه وسلم ọlọ́run ni mo wọlá ọmọ rẹ tó padà bí nígbẹ̀yìn mo forí jìn wọ ádámù àti hawa. Allahu akbar. ìbátan la ilaha illallah bó ti dé nìyí bó ṣe pilẹ̀ nìyẹn nǹkan so máa púpọ̀. ìgbàtọ́ wá di pé ọlọ́run rán muhammadu ń sẹ́ sallallahu alayhi wa sallam nínú òfin tọ́lọ̀ wá fà ní muhammad iná ni pé fàálẹ́m fàálẹ́m fàálẹ́m fàálẹ́m aláwù lẹ́ ilaha illallah wàá sẹ́gbẹ̀rẹ̀ dẹ́mbẹ̀ wà ní والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم ọlọ́run nínú mọ̀ kà lọ títí títí ẹnì pa àbá mi sọ lẹ́ẹ̀kan nígbà tí wọ́n rí dókítà alábẹ́ nígbà tó bá iṣẹ́ débi tó bá dé ọwọ́ la ọkàn ńgbà ọlọ́run fẹ́ fọ̀nà mọ́ ọlọ́run á fi yé pé la ilaha illallah ní bẹ́ẹ̀ nú ọkàn gbogbo àwọn tí bá kí fa dáadáa bàbá wa kan lókè ó ti dẹni àkìyàmà ń wọ lọ́wọ́ fẹ́ lò a máa kí fa ọjọ́ nínú àwọn ẹbí ìyá mi àmọ́ wa kì fọ́ mọ́ fàdàdà tí n bá wá débẹ̀ tí n bá lọ kí bàbá wa sáà ní azaki ní abàní ọmọ àbá ọmọ àbá wọ kúkú ní bẹ́ẹ̀ jòkó ní ẹfi ẹfi jòkó tiẹ̀ síbẹ̀ jòkó táwọn àbá máa jòkó nù ní ọba máa bẹ̀rẹ̀ sí nígbà tí ọba kìdí ní ọba parí ẹ̀ sí kúlú aláwọ̀ adù aláwọ̀ sàmádù ní ìbá máa tí ọmọ ké nínú ọ̀fọ̀ tí nínú fáàrẹ̀ tí ń kí ọ̀hán. Ah. ọ̀rọ̀ ìjọ kan mo ní bàbá bò lára ti jẹ́ onígbò gbogbo wọn ni nígbà ọlọ́run á sànù bàbá náà ó kírun gbẹ̀yìn ni. aláwọ̀ àkùrọ̀ rẹ̀. gbogbo ẹ̀ tó bá mọ ìṣirò dáadáa tó mọ tó mọ kàbí ẹ̀ gbéhùn dáadáa tó mọ tó bá torí ẹ̀ bá gbogbo nǹkan láyé yìí lórí ó kàn ní ìdìbẹ̀rẹ̀ náà ní jẹ́ bẹ́ẹ̀ bá parí òkà bẹ́ẹ̀ bá bá lọ títí tí eléré ẹ̀sán ni ó parí sí òkà náà ni bẹ́ẹ̀ bá tó fẹ́ bẹ̀rẹ̀ míì eré òkà náà ni torí ńgbà tẹ́ bá kọ ẹ̀wà òkà lẹ́kọ̀ọ́ lẹ̀ ẹ̀ fòdókun lẹ́gbẹ̀ẹ́ gbogbo nǹkan yòókù òkà lẹ́ máa fi kún ọlọ́run ló òun lẹ́yọ̀ kan òun náà máa fò nǹkan kún tí a máa lọ títí títí títí ọ̀tún wá parí sórí òkà náà. إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم ọlọ́run bẹ́ẹ̀ lọ́hùn nìkan kó tó máa fi gbogbo nǹkan yòókù kúnra kó tó máa dá owó tí ó máa dá la ilaha illallah ló fi àdírẹ́sì ara rẹ̀. èèyàn ò lè mọ̀ tán èèyàn ò lè ké tán èèyàn ò lè gbọ́ yé tán tọ́lọ́ ọba ò sí tán bá ń sọ̀rọ̀ yìí tá a bá ń sọ bí bọ́lọ̀ gbé kalẹ̀ ní fígọ̀ rẹ̀ tó gbé kalẹ̀ ní la ilaha náà wù táǹkì táǹkì kùránì táǹkà tán. bàbá kò ń afẹ́ sọ àṣírí ẹ̀ afẹ́ sọ kapásítì tí ń bẹ fún láàyè láàyè lọ́la àlè máa ta. tóbi jẹ́ pé fàálẹ́ ń kọ́kọ́ lọ kéwú tọ́ba fẹ́ mọ̀ lọ́hùn fàálẹ́ ń lọ kàwé tọ́ba fẹ́ mọ̀ lọ́hùn làdídì lọ pé fáàrí fún ni kọ́bùlẹ̀ àǹtà àbùdó ni wọ́n bẹ̀rẹ̀ làwọn ya rẹ̀ fún ni bàtẹ́ ìfàyà bọ́dún ni. báyìí fún mi kọ́bùlẹ̀ àǹtà àbùdó ni o. يعرفون وإن لم يعرفني فكيف يعبدوني فكيف يعبدني فكيف يعبدني فاعرفوني ọlọ́run ni ẹ mọ̀ mí dáadáa náà nìtumọ̀ fàálàm alukurani ní fàálàm àdìsí wa jẹ́rìí sí pé fàárifóni hàlà huwa alkitab wa tilka hiya sunna àdìsí olùkúdùsì ni. ẹ̀mọ́ lọ́hún ibẹ̀ láti wá rí táwọn èèyàn wá bèèrè pé ó ṣe é tá a bá mọ àtẹ̀ka tó sìn ni náà ọ lè máa mọ̀ ọmọ lọ́wọ́ kò sì máa náà àti kọ́ máa tẹ̀léra wọn náà ni gbogbo yọ máa kẹ́kọ̀ọ́ lọ́pọ̀ jù nù yín èyí gan ló wú àwa náà fi wá kì í ṣe kówó kódà èmi a máa sọ fún àwọn ọmọ wa lágége gbogbo kíláàsì ń bá wọn máa ní múra àwọn tí ò kéwú wọ́n fi ìwé kéwú wọ́n lé ilé ẹ̀ tètè múra tó bá yẹ pé ìjà ìjòkó sì kì í kéwú lẹ́wọ́n sọ̀lẹ̀ ẹ múra ń bí ẹ̀sìn ẹ múra ń bí ìwà ẹ fi mọ̀ tí ẹ mọ̀ pé invitation ọ̀tún wa bá mi láìpẹ́ yìí tí mo ń sọ kò tí ìjọsẹ̀ méjì lọ́sẹ̀ ń sọ fún ọ ní kíláàsì máa ti ń kúrò yín dáadáa. ó fi hàn pé ìsìlámù ò lè parẹ́ láíláí kò ní parẹ́ tọ́lẹ́ yìí náà ti ẹ̀fẹ́ kó parẹ́ lẹ jòkó yìí. fàlẹ́rù ẹ̀yẹ́ oyè yìí dáadáa ìtẹ́ẹ̀bì mọ̀ wípé àtiwé àtibù ọlọ́run ní bẹ́ẹ̀ bàbá tí ń jáwé agídí ní ṣe sọ́lọ́run ni òfin mọ́ ọlọ́run ìyá tí ń jáwé agídí ní ṣe ni òfin mọ́ ọlọ́run ta ló déwé ẹ̀dá mi lóhùn ta ló débò. Ala, Alọ́dọ̀ mi. Allah. Alọ́dọ̀ aná. Allah. Alọ́dọ̀ omi, iyẹ̀pẹ̀, àti iná. Àwọn irinṣẹ́ mẹ́rin tọ́lọ̀ fi dá àwọn ẹ̀dẹ́ nù. Àti gbogbo ti ń bẹ láyé nri awọn rí, àwọn tọ́jẹ́ pé lọ́lọ́run fi ṣe ètò tó fi gbé gbogbo tóun dá láyé kalẹ̀. gbogbo tó ń jẹ mẹ́rẹ̀ẹ̀rin yẹn àti tó so mọ́ ẹ la agbára ọlọ́run ń bẹ lórí ẹ̀. ìwọ oníṣàngó tó wọn ń pọ ṣàngó tó ọ̀tà ìmọ̀ ìgbé iná lọ bọ̀ ta ló dá iná bí ìbáṣọ lọ. ìwọ ọlọ́ya tó ń bọ ya ọ̀sà ìmọ̀pọ́lọ́ ńlọ́dà odò atọ́dọ̀ ogun. atọdọ ọya atọdọ obì kan atọdọ oníìlì tí ń bẹ ní Cairo tálọ́dà ẹ̀. ewé tí ń bẹ lórí ilẹ̀ tálọ́dà. fàlẹ́mù lọ síbi ogun rẹ mọ̀ jẹ́ kóògùn rẹ ó gbé ọ débi kọ́ ọmọ ẹgbẹ́ yẹn ọlọ́run níjọ lọ nítorí pé bí ọlọ́run bá sọ fún ẹ gbogbo ẹ kò ní dáhùn mọ́ ọba ti ewé tí ó ọlọ́run alóhùn fẹ́ ǹjẹ́ ó jọ ọmọ bẹ́ẹ̀ ni pé ṣebí ewé ní iye ọjọ tó lò lórí ilẹ̀ kó tó kú kí wọ́n tó lọ ọjà nígbà tó ọjà tó gba jíjá ọ̀sà ìmọ̀ yìí pé ó ti ọjọ́ tí ó lò lórí ìyẹn ti pé nìyẹn bẹ́ẹ̀ náà ló fi pé tí ó lò tí ó fi sagbára máa lóògùn tó bá ti pé kò ní náà ni gbogbo nǹkan agbára yòókù kó lóògùn ọmọ látara òògùn kó ní mímọ̀ ọmọ ọlọ́run látara ìmọ̀ ẹ̀ àwa jíjà tá à ń kọ́ ọmọ ọpọlọ rẹ gbogbo ndé ń lára ọpọlọ nìkan ní ń kọ̀ǹtúrò gbogbo ẹ̀gbá ọ̀kan náà ni òun sì lọ́lọ́run kọ́kọ́ dá náà ni nígbà tó gbogbo ayé tán àkàlà adálà káyì ó fi ó fi kejì ara ìpè nínú nínú àdáwò ìnsán oríkèéríkèé ọmọ ara ènìyàn làákàyè lọ́lọ́run kọ́kọ́ dá ọlọ́run á pè pé ya akil ìwọ làákàyè akil aláìyá kọjú sí mi fa àkàbàlà lọ́ba kọjú sọ́lọ́run lọ́lọ́run bá sọ fún pé adbir ìwọ làákàyè kẹ̀yìn sí mi fa àgbàrà lọ́ba kẹ̀yìn sọ́lọ́run ọlọ́run ní bí ka ọ̀tí pẹ̀lú ìwọ làákàyè ní ma fi fọyín tí n bá fẹ́ fún nìkan fàbíkà àmúnáwò. pẹ̀lú wọn làákàyè ni fi kọ̀ fún yẹn sọba lo làákàyè náà dá sọba fún tọ́ba fi mímí ọlọ́run tí ọba dá gbà lọ́wọ́ ẹ̀ fàbíkàwó àzíbù pẹ̀lú làákàyè ni ma fi yà àwọn èèyàn ẹlòmíín bá ní làákàyè tán kò mọ mọ́ náà ní í ṣe wọ́n tó nígbà náà agbárí rẹ̀ ló fi ń ṣe tó ń ṣe ọgbà pé wọ́n lọ bí àwọn àrọ́sọ bí àwọn jẹnjẹkúrọ́sọ bí irú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ọ̀sán ìmọ̀ kọ́ lọ́n lọ́dọ̀ àwọn àwọn kọ́ làwọn dára wọn. ìdí ẹlẹ́yìn ló fi ń jẹ́ pé fàlẹ́mù àyà kan náà ó ti tó ti jù lọ láti mọ́ lọ́hùn. fàlẹ́mù àyà òun lẹ́ẹ̀. tọ́ ọmọ kọ́ tọ́ ọmọ kà tọ́ wọn á fi kíkọ́ tọ́ nǹkan nǹkan ṣàìdá bọ́mọlà kejì tọ́yẹ́ pé gbogbo àṣírí rẹ̀ tọ́ ọmọ òfin bá nǹkan jẹ́ nípa alẹ́ ń jó yọ̀ dáadáa anáwó lẹ́yìn ẹ̀ lọ́lọ́ ò lè jọ́lọ̀ ń ọlọ́run tó jọ́ lọ́hún tó ṣe ọ́ yóò padà mú ẹ níjọ́ kan fàálà ń ìwọ só tọ́ lágbára lóògùn débi pé ó lè mú ẹran ó lè mú jẹrẹ kílẹ̀ tó mọ́ fàhálà ń lọ́mọ̀ látara jíjó sóò rẹ. Allahu la ilaha illallah. Ọlọ́run jù ẹ lọ pẹ̀lú agbára rẹ tó ní ìwà ìjẹ́ńkọ́ fàhálà lọ́mọ̀. Allahu la ilaha illallah. ọba jù ọlọ lọ pẹ̀lú agbára tó ní ọba ṣe títí tí àwọn kan ti jẹ ṣáájú tí àwọn kan ó tún jẹ lẹ́yìn tiẹ̀. fàlẹ́ ń. ìwọ ń kọ́ níbi owó rẹ tó ní ní tọ́ba di lóru tọ́ ah, mo ní ò ní tí mo fi kó àdúrú kínní ìjọ ìwọ ń ìjọba. fàlẹ́ lẹ́nu mi tó lágbára mọ́ náà ló lè pàṣẹ bí bàbá àbáṣà ti tóbi tó bí ànìkan ní ọ̀pá gbogbo àwọn olórí ayé àti ẹ̀lú wọn nìkan ni wọ́n pa gbogbo alágbára ayé kọ́ mà pé àná ó lẹ́ ilẹ̀ ayé ńlọ́lọ́ tó bá fẹ́ láti wọ̀ tán rẹ̀ àfikọ́ ọmọ ọlọ́run bí ọba mọ́ ọlọ́run kò ní lábọ̀ kò ní lẹ́yìn kò ní nípẹ̀kúnrin. واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم غلبه ومذاقه. lẹ́yìn pé a ti lo nǹkan bíi ogún ìṣẹ́jú àbólé díẹ̀ a sì fẹ́ gbàsùkú púpọ̀ jù bàbá ni a máa lọ bẹ́ẹ̀ torí prógámù yín ṣùgbọ́n jẹ́mà Allahu Akbar òun ni ká mọ̀ yí ọlọ́run ju gbogbo wa lọ gbogbo ń tá a bá mọ̀ nímọ̀ gbogbo ń tá a bá kọ́lẹ́kọ̀ọ́ láyé ká fi mọ̀ lọ́wọ́. gbogbo ń tá a bá ní lówó láyé káfímọ́ gbogbo ń tá a bá ní fa àlámútọ́lọ̀ ń wítọ́ pàṣẹ yẹn ọmọ kọ́ ni o fi kíkọ́ rẹ mọ́ lọ́hùn mọ̀ wípé ìka rẹ ti ń kọ ọlọ́run ló ní kìtì ọ dáa ọmọ làkejì gbogbo òdáwọ̀ tó ń ṣe òkínní lọ́n ṣe jáde nílé ìwé ẹ̀ ṣé agbárí rẹ nìkan ni. ọ̀fi mọ ọlọ́run ni fa'alamu annahu la ilaha illallah tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ wastaghfir li dhanbik kátó wa dé bẹ́ẹ̀ la ilaha illallah gẹ́gẹ́ bí àlùfáà ti sọ fún wa nínú tíra wípé bàbá wa àfihàn dáadáa a rí i pé ara fi gbólóhùn ti mẹ́mi la ilaha illallah kẹ́límà méje ni láà gbólóhùn kan ìlàhà ó di méjì ìlà ó di mẹ́ta Allahu ó di mẹ́rin Muhammadu ó di márùn Rasulu ó di mẹ́fà Allah ó di méje la ilaha illallah Muhammadu gbólóhùn méje ni. bàbá wa fi méjèèjì náà àwọn àgbà àfihànlẹ̀ ń lọ twenty four bàbá wo sámà àrígbé sámà méje ni bàbá wọlé àrígbé ilẹ̀ méje ni inú àwọn àsàrò rọ̀bàníyà tí ń bẹ lára ní ara wa lọ jìnnà púpọ̀ a gbólóhùn méje yẹn kan òkè méjì ń bẹ láyé tó lágbára odò méjì ń bẹ láyé tó lágbára. la rasulullah ó ti rí ìmọ́lẹ̀ méje ọba ní la ilaha illallah muhammad gbogbo aburú òkùnkùn méjèèjì ó ti káwùsù ó ti kó gbogbo ẹ̀ sínú nínú agolo ọba ní muhammad la ilaha gbogbo mọ́lẹ̀ méjèèjì ó ti wọ́n ti gẹ́gẹ́ bí àdìsá nàbẹ wa muhammadu ó ayé ó ọ̀run bàbá wò nínú ọjọ́ nínú ọjọ́ kan àárín wákàtí mẹ́rìnlélógún wákàtí méjìlá tọ̀sán wákàtí méjìlá ti òru la ilaha illallah ó ti kó owó méjèèjìlá ti ọ̀sán muhammadu ó ti kó gbogbo méjèèjìlá tòru. níbi ndị jẹ́ pé ọba fi wá ìsọ́ yóò ṣiṣẹ́ lọ́sàn yóò ṣiṣẹ́ lóru bọ́ba fi wá ìkẹ́ yóò ṣiṣẹ́ lọ́sàn yóò ṣiṣẹ́ lóru àwọn aburú tòru tọ́ba ní muhammadu gbogbo ti muhammadiya bá òru ní ṣiṣẹ́ ọlọ́run dáàbò ìbolówó ẹ̀. bọ́ba sì pé la gbogbo ń oore ká ṣe bí tí bí tí bí wọ́n ti ṣe yóò rí bí tí rí. fàlàwọ́ lẹ́yìn ilaha illallah lọ mọ̀lẹ́tẹ̀ ní lọ gbogbo ń tọ́ wá ní lábẹ́ la ilaha illallah lọ́wà. fàlàwọ́ tí ó yọ pé àná òun la ilaha illallah ìṣẹ́gun ọ̀tá tó fẹ́ ṣẹ́gun ọ̀tá rẹ̀ la ilaha illallah ló ní fi ṣẹ́gun ẹ̀ fàlà ń bọ́ yọ látọ̀ nínú pé. àwọn ilé ìlọ ọ̀rẹ́ tí ò yé ọ kíní yìí ò yé mi mo kọ́ sọ́bjẹ́tì yìí títí kò yé mi annahu la ilaha illallah tani ò yé yọ ta ló lè jẹ́ kó yé ẹ ọlọ́run èyí ni èsì lórí pé kí bàtà la ilaha illallah ò sára gbogbo tíjọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́yìn àbí mùsùlùmí tí wọ́n béèrè. gbogbo téèyàn fẹ́ mà láyé ó ti kó sára la ilaha illallah gbogbo ìjà tó bá fẹ́ jà láyé ń bẹ lára la ilaha illallah gbogbo òṣègùn ọ̀tá ń bẹ lára la ilaha illallah gbogbo lẹ̀kùn orin tó fẹ́ nílẹ̀ ń bẹ lára la ilaha illallah wà á lọ́ọ́ bí mi rà mí kà. وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم tí wàá wì yìí kí ló ṣe tá à ń wí tí ò rí bẹ́ẹ̀ ìbéèrè lè máa wánú ọkàn rẹ pé wọ́n sì ń wí bí wọ́n ti ń wí yìí èmi ti wí wí wí kò rí bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ kí ni òjò jẹ́ bẹ́ẹ̀ wọ́n á sàdí fẹ́ẹ́lì rẹ̀ ń bí kà bí ọ̀rọ̀ wà. wọ́n á sàdí fẹ́ẹ́lì rẹ̀ ń bí kà sọ gbogbo ànábì ń jàtàrí ni ànábì Muhammad sọ gbogbo ànábì Musa ń wẹsẹ ni. sọ gbogbo Ibrahim ń lò sọ gbogbo ànábì na ń lo òǹdè ni bẹ́ẹ̀ni ti lò bí wọ́n ti lò ṣé ní ìmánì wa ni ò tó ẹ̀ṣẹ̀ tiwa àwọn tí wọ́n jẹ́ súfí tí mọ dáadáa fún àwọn àwọn sufi káàkiri nísìnyí àwọn bẹ láyé ó ní mìkútáàwù rẹ̀ ó ní mìkìláàkù rẹ̀ ó sì ní mìkìdáàkù ó wá ní hazu rẹ̀. bọ́ bá sin lọ́hún tó faralẹ̀ fọlọ́hún tó ọ̀pá nǹkan mi pọ̀ mọ́ lọ́hún tó ti sábúwò gba àwọn nàwa yí tọ́lọ̀ ni ọmọ tó ti gbìyànjú ẹnu bá a ti mọ èyí tá a ti débi kan yìí tá a ti jẹ lẹ́sẹ̀ púpọ̀ yìí a mọ àlùbáríkà tí ń bẹ̀rẹ̀ la ilaha illallah. àwọn bàbá fẹ́ gbà kórí bẹ́ẹ̀ tọ́ fẹ́ fi jogún ayé tọ́ fẹ́ fi ṣẹ́gun ọ̀tá tọ́ fẹ́ fi ṣẹ́gun ọ̀tẹ̀ tọ́ fẹ́ fi ṣàṣeyọrí tọ́ fẹ́ ní mímọ̀ tọ́ fẹ́ lówó tọ́ fẹ́ lọ́lá tọ́ fẹ́ gbà yìí tọ́ fẹ́ jásíwájú. wàá rà وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم إنه متقلبكم ومثواكم èyí tá à ń sọ yìí láyé láàrin lè láwùn òun lè yẹ kọ́kọ́ múra sí ọmọ sí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ó kéré pátápátá ọ̀sí ọ̀sí one hundred and sixty six ọ̀yọ̀ lẹ́nu ká ọmọ tí ẹ̀ yọ̀ lé alùmọ̀lẹ́ńbẹ̀wò bọ́lá bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ yóò yóò yóò ní àbọ̀ tí ó fún ẹ ń bọ̀ wá lórí ẹ̀ a gbọ́dọ̀ pé báyìí ká mọ́ nínú ẹrù tí wọ́n dì fún wa ká já díẹ̀ lẹ́jùlẹ̀ kẹ́yìn náà lọ tẹ̀sí ẹ̀ wò. bí ẹ bá tẹ̀sí ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú tá a kà rẹ̀ wá fọ́ lọ̀ ní mú pé a ah, bó ti wọ́ bó ti pọ́lọ̀ rí kò rí bẹ́ẹ̀ wàláhì yóò rí bẹ́ẹ̀ àfi tó ọba tẹ̀lé mẹ́jẹ̀mú ló kò ní jẹ́ òdélé aláwo ò ní délé lọ́sọ̀ ò ní débì kan náà ọ̀dọ̀ ọlọ́run ló kù tó sí tó o bá fẹ́ ṣe bẹ́ẹ̀ a sì rí pé ẹ̀mí lágbára púpọ̀ ẹ̀fẹ́ ṣe gbogbo láyé ó gbogbo kọ́dà bọ́ ọ fẹ́ jà fẹ́ وقدم قفع الامر لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين وللمؤمنات والله يعلم متقلبكم ومثواكم فعلى واجعل المؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم ọlọ́run ó sì mọ ọlọ́run gbogbo òwe tó bá kà fìwé rẹ tẹríba fọlọ́run gbogbo kéwú tó bá ké fi tẹríba fọlọ́run gbogbo ògùn tó bá mà fi tẹríba fọlọ́run gbogbo òkú tó bá dé mínísítà ní ẹni ọ gọ́fúnà ni ẹ́ ni o pírẹsidẹ́ǹtì ni ẹ́ ni o ọba àlú ni ẹ́ ni o mọ́gàjì ilé ni o ìmáàmù àdúgbò ni o àfáàtà òsìrì ni o ìwọ náà kì ni ẹ pòfẹ́sọ̀ ni ẹ́ ni o ntòwò lè dà èwo ni wọn ọ̀dà yìí kó tó kàwọ́ èwo ni wọn àtún nídà lẹ́yìn tiẹ̀ juwọ́ fẹ́lẹ̀ fún la ilaha illallah wastaghfir li dhanbik àwọn àmọ̀ túbà ń bí ẹsẹ̀ tọ́ba fẹ́ jẹ́ àlùbáríkà la ilaha illallah túbà ń bí ẹsẹ̀ ìbéèrè tẹ béèrè ni mò ń dáhùn ọ̀nà tí láìláìlá láòbí lè lápa nínú ìgbésí ayé ẹ̀ lára ẹ̀ tó ní ṣẹ̀ṣẹ̀ wò ń dè kiri tó ní wò ká kiri tí gbogbo nǹkan tó fẹ́ fi máa ṣe wọ́n sẹ́ẹ̀sì lè dáńdé. lọ wá foríjì ń bí ẹsẹ̀ rẹ. وللمؤمنين والمؤمنات كلمة لا إله إلا الله كلمة كلمة فيها نوج gbólóhùn la ilaha illallah o tẹ bá rí ẹ rí i yẹn etí méjì ni Ọkan ń jẹ́ negative èkejì ń jẹ́ kí ni ẹ rí wáyà tí ń taná yìí méjì ní pupa ọ̀kan green àbí ká búlù ní náà takọtabo ni ọba ní la ilaha ọ̀gbọ́dọ̀ dákẹ́ la kò sí ọba kan èèyàn gbọ́dọ̀ dákẹ lórí ẹ tọba ní tọba lórí ẹ o tún sọ pé pàápàá lóyún ní ló fi jẹ́ pé ọ̀kan ń ṣe ó ṣiṣẹ́ agbára ọ̀kan bomi là á èyí tí ń ṣiṣẹ́ agbára ní láìlá èyí tó bomi là á ní kí ni illallah n ti ń bẹ láàrin ẹja filẹ̀ káfírin síwájú ọlọ́run fún alẹ́mi kíkún àtàláfíà. kẹ̀lẹ́wò tó ń bí àlẹ́ bóyá wà ní bíbá tó. gbólóhùn náà. nafuyon a lé ọ̀kan lọ a lè kọ ṣẹlẹ̀ náà ni ta sọ pé kò sọ bá kan nafuyu la fi ṣe. wọ́n ìsìbáàtùn àwa tó fẹ́rin lẹ̀ yìí pé ìlọ̀lọ́ àfọlọ́hùn tabati ní la ilaha illallah ajẹ́ pé kò sí gbogbo ti jáyé illallah ọlọ́run ló ní ká yọ ọmọ jáyé. Allahu akbar. la ilaha illallah kò sí ti jówó ọlọ́run ló ní ọmọ jẹ́ bẹ́ẹ̀. la ilaha illallah kò sí ti ń jẹ́ ìmọ̀ ọlọ́run ló ní ọmọ jẹ́ bẹ́ẹ̀ la ilaha illallah kò sí ti ń jọlá ọlọ́run ló ní ọmọ jẹ́ bẹ́ẹ̀ la ilaha kò sí ti ń jágbára ọlọ́run ló ní ọmọ jẹ́ bẹ́ẹ̀ la ilaha kò sí ti ń jógun ọlọ́run ló ní ọmọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. láyé ayé rẹ̀ wá. òsì ti ń jóso ọlọ́run ló ní ọmọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. láyé ayé rẹ̀ wá. òsì ti ń jàjẹ́ ọlọ́run ló ní ọmọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. láyé ayé rẹ̀ wá. àwọn ẹ̀mẹ́bí ọ̀dà ajẹ́ fún ara wọn àfi pẹ̀lú ọlọ́run. láyé ayé rẹ̀ wá. gbogbo ti ń jágbára yìí kan kì í ṣe ká máa sọ láìlá ìlàlá ọ̀ká máa wá lọ bàtì yẹn jẹ́ bá àfa mi ti wílẹ̀ kan wọ́n ṣe láìlá ìlàlá ọ̀ wọ́n náà wá jẹ́ balógun bàjẹ́ ọwọ́ àṣetán ní àdúrà rẹ̀ ọ̀gbà yá àti gbà ó ti ba mọ́jẹ̀mú àdúrà jẹ́ àti kó o ṣe kí ni istigifar kó o tú bá bí ẹ̀ṣẹ̀. láìláì lọ́la òkè rí wọ́n tó mi ní àná wáyé wá. láyé wà ń gbogbo ntọ́lọ̀ ní don't kílẹ̀ sí pé don't do àbí kílẹ̀ sí pé do and don't do and don't mo ti sọ pé màá rẹ́rìn díẹ̀ díẹ̀ do and don't do yẹn náà ni ṣe òun ni àwa mírù ọlọ́run àṣẹ ọlọ́run òun ni illallah láìlá òun ni nàwáyí mọ̀sẹ̀ ntí ń já alukurani náà nù gbogbo mọ̀sẹ̀ mọ̀sẹ̀ mọ̀jalè mọ̀sẹ̀ sìnà mọ̀sàgbèrè mọ̀sọ̀fófó mọ̀bàtẹ̀yẹjẹ òun ni láìlá lọ́ba lọ. ìlàlá máa kírun máa gbàwẹ̀ máa lọ hajj máa ṣe sàká máa tún tẹ̀yà sí máa ṣe rere máa tún tẹ̀yà sí máa gbogbo àwọn dáadáa ní ìlàlá. gbogbo àwọn àìdá iná ni láìlá ọlọ́run ní kò kóra kó mbẹ. ọba sàn pé lóòótọ́ láìlá láwọn àfikọ́ jáwọ́ bí gbogbo ntọ́lọ́ ní ọmọ sí nígbésí ayé rẹ̀ fi lè dá. láìlá ìlọ́wà tó kò fọ́nrán wà rírọ̀ láìlá ìlọ́wà kò fọ́nrán ǹjẹ́ ẹ eh, eh, ìmánu ni belief ìgbọ́lọ́ngbọ́ ni ìmánu lábẹ́ la ilaha illallah lọ́wọ́ òun ni illallah gbólóhùn illallah yẹn ni ìmánu la ilaha òun ni kini. unbelief òun ni la ilaha tó bá dákẹ́ níbi la ilaha yẹn ni pé ò bìlífù kankan kódà ò bìlífù ọlọ́run náà àfi kó o fi kún pé kí ni o ìlọlọba ó ní àwọn àbá sọ pé bàbá lẹ́nìkan ti máa kúndùn láìláìlá ìwọ máa bá a parí ẹ̀ pé ìlọlá ìwọ ló ní ládàá òun ọmọ lẹ́sẹ̀ torí bìlífù ẹ dúró lórí pé kò sẹ́nì kankan ti ń jọ lọ́hùn sẹ́sìn mọ̀ àwọn kan náà wà tí wọ́n ní bìlífù yẹn láyé pé àwọn là ń pè ní láàdínì yún láì ìsìlámì yún wọn ò faramọ́ ìsìlám wàlá nàṣàlàní yún yún wọn ò wọ́n wá wà pé àwọn ọ̀gbà ẹ̀sìn kan gbọ́ láyé tàwọn bí wọn náà bá ti ní láàyè láàtọ̀ ọ̀bá parí ẹ̀ pé ìlàlá o ó ti dẹ̀gbẹ́ wọn. májẹ̀mú tó wà bí pípe láàyè ìlàlá àfi kó pé délẹ̀ kó fi ìlàlá òkun. bẹ́ẹ̀ni kan bá ní láàyè láàtọ̀ bá dákẹ́ síbẹ̀ wọ́n tètè fi kún pé kí ni o ìlàlá ìwọ ló ní ládẹ́. láàyè láàyè كلمة لا يفهمها إلا أهلها قولوا لا إله إلا الله èèyàn lè gbọ́ yìí tán àfàwọn ẹni ọlọ́run ibẹ̀ ni mo fẹ́ lọ díẹ̀ lẹ́ẹ̀kan kí ni àwọn àṣírí tí ń bẹ abẹ́ la ilaha illallah aṣọ díẹ̀ nínú tírà àti lílo díẹ̀ nínú ẹ̀ tí fi máa gun àwọn àfọ oníwírì dínú tí wọ́n bá ọlọ́run bá fún wọn ní àṣírí díẹ̀ nínú àṣírí la ilaha illallah tí wọ́n bá sà á tí wọ́n bá rí àwọn nǹkan agbára tí ọba sí mímọ̀ láró ń tọ̀hún yọ wá sọ̀sọ̀kúsọ rírì nǹkan lóòótọ́ ni láàmú wa kó o sí lẹ́nu pé mọ́sọ̀ yìí ìsọkúsọ lélẹ́yìn ìsọkúsọ lélẹ́yìn bẹ́ẹ̀ ni rírì nǹkan ni sẹ́ẹ̀mọ̀ yìí pé ọmọ kékeré tó bá yà jẹ́ bí ẹ ló gbé fún ni bọ́lọ́ náà ló bọ̀ ọ́ ni sẹ́ẹ̀rí pé ọmọ sọ pé mo rí fún rẹ mo rẹ́dọ̀ rẹ ẹ̀yìn kìnní kan lọ jẹ láàárọ̀ àmàlà ló ṣẹ̀ṣẹ̀ jẹ tán nítorí pé kò tí ì ní mọ́nu mọ́ kí ni mo ní òní hùn kò ì ní mọ́nu mọ́ bẹ́ẹ̀ ni àwọn òní kéékèèké tọ́lọ́hún lẹ́sẹ̀ ń fi nǹkan hàn tí ọmọ wa rí pé òun lọ́lọ́ ní sọ́mọ lálẹ́ àná òun lọ́lọ́ létí odò òun lọ́lọ́ lójú oorun ànábì náà tẹ̀lé màláíkà náà sì wọn nìkan lọ́kọ̀ọ́kọ́ rí àbọ̀ fẹ́ bàdínì jẹ́ tí wọn àgbà pé wọn sọ pé la kò ní di pàǹkìrún àbí jọ náà ànábì Ibrahim lè jọ ni Mose àbí Jésù Kristi fi nǹkan tọ́wọ́ ńgbà náà kò sírun kíkí kọ̀ sáwẹ̀ mọ́ lẹ́ẹ̀bá ti ṣe síkìrì wọ́n ṣe síkìrì láyé lórí ọba máa tútù ìdí eléyìí ẹni máa mọ la ilaha illallah dáadáa dáadáa yọ bẹ̀rù ọlọ́run sábà pé la ilaha illallah létí rẹ tó o bá gbọ́ ara rẹ ó mọ pẹ̀ pìpìpì báyìí tó o bá mọ ọlọ́run dáadáa ìsọwájú kó ti yà wá. la ilaha illallah kalimatu biha itminanul qalbi fi kullil ahwa. la ilaha illallah dáadáa ọkàn rẹ ó balẹ̀ wọ́n máa sọ pé kí nǹkan kan ìjì ẹ̀ bà lẹ́rù kò ní bà lẹ́rù mọ́ tọ́ba ti sọ májẹ̀mú ẹ̀ kí ni májẹ̀mú la ilaha illallah náà ni kó fi gbogbo ẹ̀ṣẹ̀ lẹ̀ kó fi wà burúkú sílẹ̀ bá ń lọnu tíra fa ọ̀kà sùrùtù la ilaha illallah kẹ́lẹ́ bá a mọ̀ pé bọ́bá fẹ́ ṣiṣẹ́ ń sọ àwọn iṣẹ́ tẹ́lẹ̀ fi ṣe fún yín bẹ̀rẹ̀ lápárí ọ̀rọ̀ sí àmọ́ bọ́bá fẹ́ ṣiṣẹ́ tí ọba ọ̀nà olólẹ́gbẹ̀ẹ́ ṣiṣẹ́ kí làwọn àfáà sọ pa ẹ̀ ما من عبد يشهد ما من عبد يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده النبي محمد لرو الله إلا حرم الله عليه النار وعن عتبة بن مالك النبي صلى الله عليه وسلم sọ́mọ́ ìpè iná wà ọ̀gọ́dẹ́ àrọ́mà aláàánà rí máa ń kọ́ lọ́la ìlà tọ́bẹ̀rù ọlọ́run tí ń páyọ̀ ọlọ́run kò ní í wọná. Tẹ̀gí ibi á àwọn jí aláì. Tí ń ṣe nítorí ọlọ́run ti àtọ̀ fún àwọn ẹ̀ẹ́dẹ́gbó lọ́fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn kan lè pè wòlíì. Bẹ̀rẹ̀ fún àwọn olókùn ta púpọ̀ nísìnyí. Àmẹ́ni ọwọ́ àtàlù alaloru, ọwọ́ àtàkùtì ọlọ́run wá ń pè ọlọ́run pẹ̀lú ẹkún pẹ̀lú omi lójú tí ì ṣe pé ọfẹ́ káwọn èèyàn ṣe kárí mi yàtọ̀ fún yín ni ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀. ذهب أهل العلم في ذلك مذاهب شتى àwọn onímọ̀ wa dìde ipe tọ̀ la ilaha illallah tí wọ́n ní a máa ṣe yìí torí tó kún ta ló jẹ́ káfẹ́ yà lọ́bẹ̀ àti ṣe sínú tíra ẹni bá fẹ́ rí ọ wà lọ́wọ́ àwọn afa á sì kó fún afa sọ́bù. la ilaha illallah wọn ni máa ń kọ́ la la ilaha illallah dakhala aljannata ẹni bá ti sọ pé la ilaha illallah yóò wà nìjẹ́ náà. ṣé bó ti mọ náà nù? ọ̀dà gbogbo kẹfẹ́rí náà kọ́ máa pé la ilaha illallah wọn wà nìjẹ́ náà nù. ọjọ́ pé rẹ́díò tá fi kásẹ̀tì bọ̀ tí ń ṣe la ilaha illallah kí n bẹ̀rẹ̀ àwọn àfa wa dálàkà ìjọ kí làwọn àfa sọ ń pa ẹ̀. kọ́lá tó ibà tó mìíràn. àwọn kan nù àwọn sọ báyìí pé. iná kalimata tawhidi sábàbù mukita fẹ́ sídùkú lè jẹ́ náà sí. ẹni tó bá sọ la ilaha illallah ní ó pè wà ní jẹ́ náà. والنجاة من النار وتصاقوا بنا كنين جوانا لكن لها شروط أما قطولي سباء لمجم وهي الاتيان بالفرائد والمواد طبعا لا اله الا الله وقوم والجنة اتيان بالفرائد فقورا يولون يوم اسي والمواني يوسي ما جناسي وقوم طلع له وفاء يعني قوم بايقل له طني مؤمني ودودو لجي dára ẹ̀fẹ́ dájú kọ ìṣòro ìwọ náà kọ́kọ́ jìnà sí tọ́lọ́ ẹni ò ń dà láàmú tí ò rí rí mu tọ́ á fẹ́ kóun rí jẹ kóun rí mu kóun rí nǹkan gbèsè láyé gbogbo tọ́lọ́ ìwọ náà jìnà sí torí pé wọn náà fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run. ìjì náà bò yóò kọ́ bá yìí rí. gbogbo tọ́lọ́ láwọn ẹ̀sẹ̀ kápá sí. إن لله لا إله إلا الله شروطا gbólóhùn la ilaha illallah tẹ́rí yẹn ọmọ ní má jẹ̀mú o ibi ṣiṣẹ́. fa ìyá àtàwọn akọ́símù ni mo sọ náà sí. ọba fẹ́ kí la ilaha illallah ṣiṣẹ́ fún ẹ má máa purọ́ má yàn. kásìmù ni mo sọ náà ntí ọ̀sẹ̀lẹ̀ lójú rẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ lágbájá tẹ̀ wọ́n ò sì náà ni mí ti ń lọ ń lọ ní àlè rẹ̀ ni alágbájá tẹ ẹ̀rí wọn tí wọ́n dúró pọ̀ lánàá wọ́n fẹ́ra wọn ni wọ́n yẹra wọn lẹ́lẹ̀ ni bó ti mọ o gbogbo àdúrà tó bá ti yóò kí ọba ogun ẹ̀jẹ̀ mọ́ ọ lọ́wọ́ ni. وروي عن الحسن كذلك أنه قال فكرة يا فهد البصري صبايك هذا العمود فأين الضمب تيرات لا إله إلا الله لون كان يبدأ ولو دي مليون ولو دي مليون ميوة أو مليون بليون ó pòpò kalẹ̀ ni ọwọ́ akú sẹ́mi pé tá a bá fẹ́ ta tẹ́ǹtì wọ́n á gbé àwọn òpó mẹ́rin kalẹ̀ wọ́n á ẹ̀sẹ̀ wá lọ gbé àwọn kinní tí wọ́n nà lórí yẹn wa ká tó wá gbé kalofin wa lórí ẹ̀ èyí nǹkan ló ń pè ní tọ́ọ̀mù ẹ̀rí òpó mẹ́rin tá a gbé kalẹ̀ ọ̀nà ní láàyè láàyè lọ́la ṣùgbọ́n àwọn àti ọlọ́run àtòfin ọlọ́run tọ́lọ̀ ní ká ṣe àwọn ní èyí tó kù tá a fẹ́ gbélé lórí tí òfin máa jẹ́ pé àgbéjẹ́ǹtì kalẹ̀. kọlọ bọlọ rábìn. bọlọ rábìn náà náà àfa àgbà ni òun náà tún sọ báyìí pé. yàní anagẹlẹ wọn ta tọhídì ọmọdúnlùkìsítọọdì. láyé láyé láwù tẹ̀rí yẹn òun ni òmùdùn fàfọ́ òpó táàbì bọ̀lẹ̀ táwa gbé àjàlè lórí. tó ń bẹ láyé ẹwà bá alíbi nílọrin ẹwọ tẹ Usman bọnu fọdí ẹ ní Sokoto ẹwọ àwọn alùsàwùdí alùsàwùdíà náà kí ni wọ́n ṣe ju la ilaha illallah lọ àìgbàgbọ́ tó ní òjì ó ṣiṣẹ́ fún wa jẹ̀mọ́ bá a bá lè ṣiṣẹ́ tá a bá lè dúró tọ́lọ́ pẹ̀lú ẹ̀ yóò ṣiṣẹ́ fún wa kílà lìlẹ̀ hasani. wọ́n sọ fún afa hasan al-basri. iná náà sani kúlù náà máa ń kọ́ lálẹ́ ilá ìlọ́wọ́. àwọn kan bẹ wọ́n sọ pé bàbá ti ṣe láìlá ìlàláwò. fàádà àkọ́há. láti lè mú gbogbo májẹ̀mú ẹ̀ ṣe. wọ́n fara dọ̀ wọ́n fara dọ̀ á. láti mú ọ̀ràn yẹn ṣe. dàgọ́dà lè já nẹ́ta. àwọn àdìjẹ́ náà. wàkílà lè wá bíbùn fún bàyí. wọ́n tún sọ ń bò míì àwọn kan tó wà mọ́ àkàyè wá ipe ah, ọ̀dà bẹ́ẹ̀ bá ní ẹ̀ma ti sọ pé láàyè láàyè láwùjọ wà nìjẹ́ kí làwọn afa wa sọ sí. wọ́kọ́ yàtọ̀ ìfà tó ń kan àfẹ́ kọ́bíyà ìfara ìdí. tọ wọn ní ẹni tó máa ń kọ́lẹ̀ la ilaha illallah dakhala al-jannata tá nàbí wí yẹn níjọ́ tí ìrun ò tí dé tí màláíkà ò tí mú ìrun wá tí àyà ìrun kíkì ò tí dé àyà àwẹ̀ gbígbà ò tí dé iná ni máa ń kọ́lẹ̀ la ilaha illallah dakhala al bàbá nígbà tó ti di pé ọlọ́run tún a máa kírun ọlọ́run ní a máa gbà àwẹ̀. ó di dandan ẹni tó bá sọ pé láìláì lẹ́la àfi kírun rẹ̀ ó pé káwẹ̀ rẹ̀ ó pé ìyẹn gan ni ó tó jẹ́ kí láìláì lẹ́la ó ṣiṣẹ́ fún. fàyíǹda máa nàgbẹ́ láti lè fara ìdò wàlúù dúdú ló ṣe wá sí ọkọ láti tọ ìfà tó ń. àwọn àbá kẹta tó wá dáhùn sí pé. balẹ̀dùn ilé ha sòrò tán wà sí ìdàtì alẹ́ ha. májẹ̀mú tí túmú láìláì lẹ́la ó ṣiṣẹ́ ó tún sì kẹta bá a bá kírun tá a bá gbàwẹ̀ tán tá a sọ la ilaha illallah lẹ́nu ó tún ní ìdí ká tún gbà á lọ́kàn ẹlòmíín sọ la ilaha illallah lẹ́nu kò sí lọ́kàn ẹ̀. wọn kọ́ lọ. tọ́ba tún kú mọ́sálásí tó ṣe la ilaha illallah tán yóò tún gbàdì kan lọ yóò gbà tírì wà lọ yóò tún gbà bòmí lọ lóru yóò tún sẹgbẹ́ mi lóru. bóòlù la ilaha illallah ó ti wá sí sẹ́fẹ́lẹ́ yìí báwọn àfáà ti dá làákà ìjọnu ẹ wá jẹ́ apàdà síbi kíláàsì sí la ilaha illallah torí àsìkò kò tó nǹkan. لا اله الا الله قالي في سلام نقولوا انه باي كما يقول لا اله الا الله لا اله الا الله لا اله الا الله قال في لا اله الا هو قالي في سلام لا اله الا هو لا إله إلا هو لا إله إلا هو الذي لا إله إلا أنت الذي سلام لا إله إلا أنت لا إله إلا أنت gbogbo ẹ̀ ló ní ọ̀nà tí ó gbà ṣiṣẹ́ pẹ̀lú èèyàn àwọn àlùfáà ní la ilaha illallah òun là kọ́kọ́ èyí tí èèyàn kú lè kọ́kọ́ fi súnmọ́ lọ́hùn jù torí pé ó kọ́ tó wà mẹ́ ó kọ́ tó fojú hàn ni ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ zikiri ẹni kọ́ ọmọ pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tí iṣẹ́ bá wọ̀ ọ́ la dáadáa tó bá tẹ̀síwájú ẹni kọ́ ọmọ pé la ilaha illahuwa la ilaha illahuwa torí pé tá a bá kọ́kọ́ gbé pronoun fún yàn tá a gbé noun original fún yóò dààmú àbí onídààmú yóò dààmú kò ní mẹ́ni tí kìnìyàn bá wí gangan ṣùgbọ́n nígbà tó bá ti yé e pé ẹni tí ń bá wí ni a lè gbé pronoun wa tábà ní you kò sẹ́ni tí you ò lè bá wí kò sẹ́ni tí ò lè bá wí nú ọkùnrin kò sẹ́ni tí ò lè bá wí nú obìnrin ìyẹn ló fi jẹ́ pé la ilaha illallah lákọ̀ọ́kọ́ múra sí tá a bá ti múra tó bá ti jòkó la a máa wá rí àwọn àmì kan lójú ràn án máa rí àwọn àmì kan lójú ayé ọmọ gbọ́ nǹkan táwọn ẹgbẹ́ rẹ̀ ọ̀gbọ́. ọmọ rí nǹkan táwọn ẹgbẹ́ rẹ ò rí ọmọ ọrọ̀ nǹkan táwọn ẹgbẹ́ rẹ ò lérò ẹ̀ ọmọ ṣe nǹkan táwọn ẹgbẹ́ rẹ ò lè rí ṣe. tọ́ba wa kó bẹ́ẹ̀ àbọ̀sílá ilá ilá anta èyí tọ́lọ̀ ṣe yunusa nígbà tí yunus látara àwọn àjọ ẹ̀ ní kọ́ lọ sínú odò bá ìdààmú wa bá yí ah, èmi ní ń jíṣẹ́ ọlọ́run ojú ti tó ń bá wí. ọwọ́ àrònú títí nígbà tí mọ́lẹ̀ ọlọ́run wá dé bá wọn ni ah, èmi ànábì ọlọ́run èmi ànábì ọlọ́run lẹ́jà gbé mi èmi ànábì ọlọ́run ni wá nú nìkan ah, ní ṣe lọ́wọ́ nílẹ̀ níjọ́ yẹn ni ìmánì ènìyàn ó ti dépò wípé kò ní pẹ́ nìkan ní ìṣèwọ́n mọ́ níjọ́ tó o bá lálẹ́ abẹ́rù ó ti mọ̀ pọ́lọ́ lọ́wọ́ abẹ́rù bọ̀ kì í ṣàjẹ́ kan bẹ̀tọ́ bá tún ní bìlífù lẹ́mìí wípé ẹnìkan ní í ṣe ọ́ ìmánì rẹ̀ ò tí ì tó kò tí ì wọlé ilá ilá ń tà níjọ́ tó o bá rówó ńláńlá yẹn àbọ̀ páàsì ìdánwò rẹ ọ̀sẹ̀ pò kí ọgbà mumtaz kí lẹ́sìn pé mumtaz ọba ẹsẹlẹsì nínú ìdánwò ẹ ọ àpẹlẹ ilẹ ilẹ ẹǹtà á èyí tó ṣẹlẹ̀ yìí wọ Ọlọ́run ló ṣe é o á yẹ pé gbogbo nǹkan ó ti di Ọlọ́run níwájú rẹ nù tọba kú bẹ́ẹ̀ òkúlẹ ilẹ ilẹ ànà ìgbà tọba débi ilẹ ilẹ ilẹ ànà níbi tí làákàyè àwọn àfa tí wọn ń takora wọn nù wípé àá bó láti sọ pé láìláì lánà ọlọ́run pẹ̀lú ẹ̀dá èèyàn ti wọnú ara wọn bọ́n bá ń bínú ọlọ́run máa bínú bọ́n bá ń yọnú ọlọ́run máa yọnú bọ́n bá ń fẹ́ nǹkan ọlọ́run máa fẹ́ nǹkan náà tó bá kórìíra nǹkan ọlọ́run máa kórìíra nǹkan náà nǹkan tí máa ń bọ̀ ọ̀jọ̀ ọlọ́run máa bá nǹkan náà jà òun ni alimakamatul akhir níbi láìlá ilá ẹ̀nà ibi tí alhululu wal إدلي إدي عزيز النبي ومحمد كيلو دي يا فاضل الله ترقية العبد من مقام تعدد الألوهية إلى مقام وحدة الألوهية الأعدية السودانية náà نعم، pé لا إله إلا الله ilá lọ لا إله إلا هو bàdé láìlá لا إله إلا أنت ń tà ó لا إله إلا أنا tọ́lọ̀ ń bá mísílùwà rẹ̀ la ọjà ti pé gbogbo ayé ti dọ̀kan náà ntọ́ba fẹ́rẹ̀ lọ́wọ́ máa fẹ́ ntọ́ba ti lọ́wọ́ máa ṣe gẹ́gẹ́ bí àdìsí anabi muhammad kí ló anabi wí. ibi rọ́bì yasma'u wa yabsuru wa yabtishu wa yamusi. ibi rọ́bì yasma'u. ibi rọ́bì yasma'u. bí ọba máa gbọ́ ọlọ́run lókùn tí ọ máa gbọ́ yóò máa gbọ́ lọ́sàn-án. yóò sì máa gbọ́ lóru yóò máa gbọ́ lójú oorun yóò máa gbọ́ lójú fò bá a ti jòkó dájọ wà mẹ́ yóò máa gbọ́ tí wọ́n máa sọ̀rọ̀ kan fún un yóò sì máa yé e sí pé ah, ọ̀rọ̀ tó ọ̀rọ̀ náà fi nǹkan hàn láàrin gbogbo wa yìí yóò tún máa rí nǹkan míì tọ́ba ti di pé ó ti kó sínú ọlọ́run débi ana àti ó ti papọ̀ mọ́ra ó ti wá di fi bá Musa sọ̀rọ̀. njọsi tó sì tún lò fún anabi muhammad náà wọ́n yà mú sóró bí n bá rí nǹkan yóò máa rí pẹ̀lú ọlọ́run ẹni bá wojú ẹ̀ báyìí tó bá fojú àánú wòyàn àánú ọlọ́run ọ̀sẹ̀ mọ́lú ẹ̀ la bẹ́ẹ̀ni náà bá fojú ìbínú wòyàn ìbínú ọlọ́run ọ̀sẹ̀ mọ́lú ẹ̀ la wọ́n yà mú tíṣù bọ́ bá sì fọwọ́ rẹ̀ mú nǹkan tí nǹkan náà bá lálùbáríkà tẹ́lẹ̀ yóò lálùbáríkà náà ń bẹ lára nẹ́bí Isa tó yẹ pé tó bá fọwọ́ pa ẹ afọjú lójú ojú rẹ ó ríran torí pé ọlọ́run ti dọwọ́ ẹ̀ ọlọ́run ti detí ẹ̀ ọlọ́run ti dojú ẹ̀ ọlọ́run ti dẹsẹ̀ ẹ̀. wẹ̀rù sí i. ẹni tó bá kúndùn la ilaha illallah ó fi débi la ilaha illa huwa la ilaha illa anta la ilaha illa ana tó sì ní bìlíìfù sí tí sọ gbogbo òfin ọlọ́run gbogbo omi tó bá rìn lọ ọlọ́run ti dẹsẹ̀ ẹ̀. wọ́n bá dénú lẹ́kàn àlùbáríkà wọlé náà gbogbo ntọ́ba fẹsẹ̀ rẹ̀ ṣe alibarika ó débẹ̀ ọlọ́run ọ̀dọ́wọ́ ẹ̀ yóò dojú ẹ̀ yóò detí ẹ̀ yóò dẹsẹ̀ yóò darẹ̀. وذلك ما نرى حديث القدسي الذي رواه البخاري يمكن نتما حديث القدسي البخاري بوا عن ابي هريره قال ابي هريره قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال ọba àlekè ọlá sọ báyìí fáàn nẹ́bí wípé. wọlé adẹ́lì wàlíyà. ẹni tó bá bá ọ̀rẹ́ mi ọlọ́run ṣọ̀tá ẹni tó ti kó sínú ọlọ́run tí láìláà ìlàláwò ti jòkó sí ilá ìgbésí ayé ẹ̀ láìláà ìlàláwò ni jíjẹ múmu ẹ̀ láìláà ìlàláwò ni lílọ bíbọ̀ ẹ̀ láìláà ìlàláwò ni kò fi èrò kérò kún ọlọ́run nínú ẹ̀mí ẹ̀ bí ṣòro bá dé kò ní pe Ṣàngó kò ní pọya kò ní pe kíkiri kan láìláà ìlàláwò bó bá rí dùnú la ilaha illallah báwọn ọ̀tá bá lókun fi jọ́ gbà la ilaha illallah ó sì ní nínú ọkàn bẹ́ẹ̀ ìsì ń sá fún gbogbo ìbàjẹ́ ẹni bá rí bẹ́ẹ̀. fàkọ́rẹ́ abẹ́tún mi hárí mi. ẹni bá lóun ọba àjà èmi ọlọ́run ọba lu ẹ̀jà ẹni bá lóun ọba sọ̀tá èmi ọlọ́run ọba lu ẹ̀ ẹni bá ló kubi tí ó gbà ní ọlọ́run dènà tó ń tọ̀ ọ́n náà òní jó ọ̀rọ̀ náà gbà. wọ́n ilé àbùdí ibi iṣẹ́ yìí àbà ilé ìyá mi máa tọ̀rọ̀ tó alẹ́ yìí. àmọ́ kó tó lè dà bẹ́ẹ̀ ọlọ́run ní náà kó tèmi kọ́ máa ṣe tí mo ní ó ṣe kó sì máa jìnnà sí tí mo ní ó jìnnà sí. wàlá yàrá àlọ́ àbùdí ni abẹ́kọ̀ rọ̀bù ilẹ̀ yàbí náà fìlì. àmọ́ bí ẹrú kan bá ń ṣe náfìlà títí títí náfìlà kọ́lọ́kọ́kọ́ kan o ó dìgbà tó bá sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn irun ọ̀rọ̀ yẹn àwẹ̀ ọ̀rọ̀ yẹn sàká èyí wá máa yẹn náfìlà lórí kókó ọ̀ká yìí làkàlà sáré mọ́ o. àtàwé ìbà wo àtàwé ìbà wo. ẹ má sá máa ń jọ mí wọ́n ti gbọ́ torí kò síbi tá à ń sá lọ mo là ń sá lọ ọ̀dọ̀ ọlọ́run náà là ń sá lọ ara ń ta awírun ẹ má jẹ orí bẹ́ẹ̀ máa ń jọ mi tẹ́ ẹ bá gbọ́ gbìn ẹni la ilaha illallah bí ẹ bá sọ wọlé kó kú fi sọ́gbà ó ní la ilaha illallah níjọ́ tí wọ́n dá iná tí wọ́n láwọn ojú ànábì Ibrahim sí kí ló wí ń náà ó ní hasbi Allahu la ilaha illallah ọ̀kan náà lórí kọ̀ fáádà dì kankan nítorí pé àwa lẹ àsomọ́lọ́hùn la fi ń fáádà dì là ń kó tẹ̀sùbà kì torí pé ẹ̀ṣẹ̀ wa pọ̀ náà lọ́fà torí bẹ́ẹ̀ jẹ́ àsomọ́lọ́hùn dáadáa sókà tètè pa. wọlé ẹlọ rẹ àbúdí àtàkọrọ àbẹyẹlẹ àmì ìlànà àbílẹ àtà òhìnbà wò. yóò fi wá fẹ́rẹ̀ ẹ̀ nígbà tí n bá ń ṣe tí èmi ọlọ́run fẹ́ kọ́ máa ṣe. fàyílẹ̀ àbábùtò wúrò. ṣé n bá ti fẹ́rẹ̀ tí mo láìkì ẹ̀. kò tó sábà òlẹ̀ bí ẹ̀sìn máa ń bí. kò ní gbọ̀gbọ̀ kú gbọ́ ma bí wọ́n bá pè lápèta kò ní gbọ́ bí wọ́n pè lápèkú kò ní gbọ́ bí wọ́n yìnbọn òjé ti kò ní ràn án. wọ́n bá fara òlẹ̀ bí ìyàbùkún mi. èmi ọlọ́run ó dojú ẹ̀ tọ́ba wó yàn báyìí bọ́ba ní kí n máa ṣe nǹkan fún tọ́ èmi ọlọ́run ó sì máa ṣe nǹkan náà. wọ́n yà wọ́n ilé bí ilé àbójú ìṣòbí á. èmi ọlọ́run ó di ọwọ́ rẹ̀ bọ́ba bọ́ yẹn lọ́wọ́ rí pé mo bọ́ lọ́wọ́ tọ́ba nífẹ̀ẹ́ sóńtọ̀ ọ̀hún àlùbáríkà ti pọ́ sára òǹtọ̀ ọ̀hún nù ni wọ́n rí di pópò ká sọ́wọ́ tó bá bọ̀ yẹn lọ pé ah, eléyìí wọ́n lọ ń bá mi jà tó sì bọ́ lọ́wọ́ báyìí ó ń tọ̀hún délé báyìí lọ ọ̀kadà òní. wọ́n ti lọ wọ́n ti rí àmùsí ibi rà alibarika mi ọlọ́run ó sì ti de bí ẹsẹ̀ ibikíbi tó bá dé alibarika wọ bẹ̀ nínì. bíi yabusuru. bíi yasimaru. bíi yabusuru. pẹ̀lú èmi ọlọ́run ni ó fi máa ríran èèyàn ò lè nà ká sí kójú ẹ̀ fọ́. bíi yasimaru. pẹ̀lú èmi ọlọ́run ni o fi máa gbọ́rọ̀ wọn ò lè dí létí. bíi yabusuru. yabutisu. pẹ̀lú èmi ọlọ́run ni ó fi máa mú nǹkan gbogbo tó mú kò ní í nǹkan mú. èmi ọlọ́run máa pẹ̀lú ẹ̀ omi tí ń bá lọ ní máa tẹ̀lé lọ tó ó náà ń tẹ̀lé tèmi wọ́n ń tẹ̀lé báyìí ǹjẹ́ náà ń tẹ̀lé tó báyìí gbogbo àwa tá a wa o bí ti rí ni o ọ̀rọ̀ ọlọ́run o ọ̀pọ̀lọpọ̀ àfáà lọ jẹ́ pé lónìí alukurani ò tó nítorí fi nǹkan míì kún nílò àwọn náà fi ń sọ fún ọ torí wọ́n ti mọ̀ pé àwọn jọ ń pàdé mbì kan àwọn bá tó dúró tọ́lọ́hún tó wọ́n ti mọ́fin ọlọ́hún sẹ́ kí tí ojú kòkòrò owó tí ó sì ka àwọn tí ò gírí báńkà àti sáwọn ẹni gbégbà ọ̀dọ̀ wa o a ti rí pé gbogbo islam tí islam ń dùn yín báyìí islam báyìí àwọn nǹkan tẹ́ bá wa mójútó pọ̀ bẹ́yìn náà mùsùlùmí ṣé tiẹ̀ ń wò ṣé tiẹ̀ tí ń bẹ láàrin àwa mùsùlùmí ẹ má jẹ́ àgbà láàyè ẹ má jẹ́ àfẹ́ lójú a bá lẹ́ni tó ṣe tí ọ̀dà nínú ìsìlámù ẹja pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tá a dájú kọ́ mbẹ́mbẹ́ tá a fẹ́ pè sójú ọ̀nà ọlọ́run kì í sàwọn aláàtún bára wa jà ìjọ yóò da ìjọ tọ̀wọ́ ọ̀bọ sí ìyàwó eléyìí ọmọ ọlọ́run kẹfẹ́ yìí làwọn eléyìí ṣé ń ta afẹ́ lásìkò tá a wà yìí nì tí à ń jẹ mùsùlùmí báyìí ṣe ń tá a fẹ́ lásìkò yìí tún ni ká máa kàfá ara ká máa pera wọn kébè yìí ta ló ti gbà bẹ́ẹ̀ nínú wa ta ló ń sọ wọ́n ní pé mo ti gba tiẹ̀ ìlú gbogbo alẹ́ ìjọ wà ní ọlọ́run ní ẹni tí ń máa ń ṣe ń tí ọ̀dà tó kù díẹ̀ káàtó ká mọ̀nà tá a gbà sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú Islam nítorí pé àwọn ẹlẹ́sìn kejì wa wọ́n mọ̀ báwọn ti rí àmọ́ tòun ti bẹ́ẹ̀ wọ́n du gbogbo ọ̀nà káwọn fi ju Islam lọ. táàdà a wọn láì ni kálukú tó bá gbọ́jà kalẹ̀ náà ni ó polo ọjà rẹ̀ ni ó sì fẹ́ kí tòun tà ṣé tajà wa jàmá àbí ká ara wa gbogbo olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan irú ẹgbẹ́ tá a wà ń bẹ̀ lónìí olórí rẹ̀ àti olórí ẹgbẹ́ muslim eh, association mi àti muslim eh, kìnnì mi gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan ó yẹ káwọn olórí wọn máa pàdé mítìnì lọ́tọ̀ tí ò ní sí ẹni tí torí pé tá a fẹ́ rán pọ̀ èyí táwọn bàbá wa gbé kalẹ̀ ládé báyìí ló dá yìí o. bóò làwọn ò ṣe ní bàjẹ́ fáwọn tí ń bọ̀ lẹ́yìn kọjá pé kélé yìí ó dé kẹgbẹ́ yìí máa bú ẹgbẹ́ yìí kíjọ yìí máa bújọ yìí àwọn eléyìí ẹsẹ̀ ni ọlọ́run àwọn eléyìí kèfèrí ni wọ́n nítorí pé àwọn eléyìí ṣe báyìí sí ní tá a fẹ́ ránu mo lẹ́yìn mọ́nú ìbéèrè tẹ́ntẹ́ béèrè lọ́wọ́ mi ṣùgbọ́n nítorí àǹfààní àti mú lọlé yóò jẹ́ kí n sọ fún wa yìí pé ọ̀rọ̀ la ilaha illallah tí ó jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa kí á gbìyànjú ogójì ọjọ́ àtijọ́ kan àwọn àjọ wa lágége wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tẹ́ ẹ sì wá ti pè wá lójú ọba ní nǹkan bí kan sẹ́yìn àwọn ìbádùn ramani ló pè wá nígbà tí wọ́n ń ọ̀sán la jòkó sí ti gbogbo àwọn èèyàn ńláńlá pé síbẹ̀ ojúde ọba bá wa ọba aké náà látún wá wáyé ẹ̀yin náà tún pè pé àwa bá sọ ǹjẹ́ ẹ jẹ́ sí síwájú ọlọ́run nítorí ti lọ àti bọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wá ti rí kálukú mọ bí n ti ń la àti ti ń dùn àti bàtà ń tà wọn lẹ́sẹ̀ àsìfẹ́ kí ìsìlámù ẹ wá jẹ́ àfi la ilaha illallah fi mú jí síwájú ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn náà láàrin forty one days ó lè ti níṣẹ́ tó ń ṣe lọ́wọ́ tẹ́lẹ̀ kò di lọ́wọ́ asọ́mọ́ àjẹmọ́ àwa ní Zawiyatu Nur sọ́lẹ̀ ọjà lágége àwà lẹ́nu sẹ́nà báyìí nísìn bẹ́ẹ̀ ìbádé wọ́n dá ohun dúró ń bí iṣẹ́ bí tọ̀hún bá dé bùkátà àwọn òbí yá bí tìyín bá dé àà. ọ̀dà kò burú ẹjẹ́ akóra lọ́wájú ọlọ́run bá nàbì Mùsá ti kó àwọn àjọ rẹ̀ lọ́wájú ọlọ́run arba'ina yawman li miqatihi aw li miqatina ogójì ọjọ́ ọlọ́run ni wàá pàdé mi kó àwọn èèyàn rẹ wá wọ́n wá gbààwẹ̀ fọlọ́run wọ́n wá sáyẹ̀sùn fọlọ́run wọ́n wá ń darúkọ ọlọ́run pẹ̀lú ọkàn mímọ́ ọlọ́run wá dán wọn wò láàrin ogójì ọjọ́ náà ọ̀dàn ngba wọn débi kan lọ ní ẹ kígbe máa rí owó wọn kú dànù ògùn ọba kú dànù ha ni amọ́sá ni abatu oníkù náà bí ma fa ala sufa awo iná ọlọ́run àwọn tó dáa ni mo tún yẹ̀ yìí àwọn tí ọ̀dà mẹ́ngboro àwọn tó dáa táwọn tó ń ṣe tìwọ́ ọlọ́run àwọn ni mo kójọ yìí má fa wọn rẹ̀ ìbára kó ti pa wọn kó tó wáyé ìníyẹ̀ yìí la fitinà túkà kí ló lẹ́yìn ìwọ ọlọ́run sẹ́gbọ́n tá a fà mí sọ lẹ́ẹ̀kan yìí pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí mímọ̀ sí ọlọ́run ni ọfẹ́ wò wá bá paasi ìdánwò náà bá ní paasi ẹ̀ pé tọ́ba fàdánwò kàn wá bóyá ní ẹlẹ́bọ lálọ ìlú lóṣà lálọ. àmọ́ tá a bá padà sọ́dọ̀ ọlọ́run pé ìwọ ló fi kàn wá ìwọ ní ìwọ̀n abáyé nílọ bẹ́ẹ̀ nìkan yọ wá ní káàbọ̀ mo ṣe tán láti gbà ọ́ lẹ̀ ẹjẹ́ àpàdà lọ bọ́lọ́run láàrin ogójì ọjọ́ àtijọ́ kan kálukú múdé títí ẹ̀ kí ni a máa ṣe fọlọ́hún la ilaha illallah muhammadu rasulullah àkọ́kọ́ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ esigifaru la fi ṣe bela adadi ni kò sóńkà ń bẹ̀ ìwọ́n náà ṣe débi kọ́ ọ ma pé mo ṣe esigifaru jọ́ mẹ́wàá àkọ́kọ́ jọ́ mẹ́wàá ẹlẹ́kejì allahumma salli ala muhammadin wa sallim asalatu annabi ni bọ́ ọba tún mọ ọ̀nà míì tó tún lè gbé gbà sígà míì ó fi wí. ó di jọ́ mélòó odògùn jọ jọ́ mẹ́wàá ẹlẹ́kẹta la ilaha illallah wọ́n ní jọ́ mẹ́wàá ẹlẹ́kẹta àsàlátù ti ṣáájú ó di jọ́ mélòó ọdọ̀gbọ̀n jọ jọ́ mẹ́wàá ẹlẹ́kẹrin àwọn àti bismillahir rahmanir rahim iye mílíọ̀nù tó bá lè ṣe iye táwùsùn tó bá lè ṣe.

níjọ́ mẹ́wàá kejì jọ́ mẹ́wàá ẹlẹ́kẹta òun ni la ilaha illallah ẹ kì í lóko tí jẹ́ ẹ kì í tó mẹ́wàá fi tọrọ tọ́ mi yóò dá a bá ń ti ń lo gbèsè ayé mi yìí rẹ̀ sí ìsìn fẹ́ débi kan má rẹ nìkan rẹ nìkan ìwọ nìkan mo fẹ́ kọ́ ọba yẹn kò sì sẹ́ni ó lè yanjú àfi ìwọ nìkan gbèsè mi bẹ́ẹ̀ gbé sọ́kàn bẹ́ẹ̀ wá ṣiṣẹ́ lórí ẹ̀ tọ́ba di ọjọ́ kọkànlélógójì tí ń jẹ́ forty one days yẹn ọwọ́ apá ogo sẹ́nà pọ̀ ó ṣe é sí gifaro kó sàṣàlátù kó sí la ilaha illallah kó wá sí bismillahir Rahman rahim níjọ́ kọkànlélógójì àmọ́ sẹ́tọ́ wa lágbára mẹ́tọ́ sí i. bọ́ọ̀bá lè gba àwẹ̀ ọgbà bọ́ọ̀bá lè gba àwẹ̀ máa jẹun rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́rẹ́ lomi ọ̀sán ó tún fi pọ̀ kún kì í. bọ́ọ̀bá lè ṣàìsùn lóru ẹlòmí ò lè yóò wulẹ̀ tún fa rẹ̀ ni ọlọ́run lomi kò lè forty one days náà fòfó forty one days náà láàrin forty one days náà má ṣe sìn náà láàrin forty one days náà má ṣe kiri má ṣàbòsí má gbé nǹkan orí nǹkan fún ara ẹni punishment pé gbogbo bọ́lá lóun ọ̀fẹ́ mo tiẹ̀ fẹ́ practice ẹ̀wò láàrin forty one days yìí mo fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹ mẹ́kun mo gbà àsìkò yín púpọ̀ o nítorí pé mo rí pé ẹ fẹ́ràn ọlọ́run ká sì lànà sí ìyàwó gbà lọ́dọ̀ ọlọ́run lórí la

bọ́ ọ bá lè ṣe bẹ́ẹ̀ wọ̀sọ tó jẹ́ bí white ní kọ́ ọmọ fi ṣiṣẹ́ náà kọ́ ọmọ fi bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́mọ nídìí àánú rẹ èmi náà pera mi wá bá ọ gbogbo ń tó ní máṣe mi ò sí láàrin ọjọ́ yìí ìwọ tí rọ́dùn lẹ́nu rẹ fúnra rẹ ní punishment ọmọ purọ́ tọ́ba ni pé pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ máa dápara sọ̀rọ̀ wa tòsí ọ̀rọ̀ àtọ̀rọ̀ lọ́dọ̀ wọn ọlọ́ọ̀sìn mi lé kíṣẹ́ rẹ má bàa mo fi ń rí létí pé ó bá ti dàsìkò náà ṣètáni ó dé o ṣètáni èèyàn ń bẹ ṣètáni ẹranko ń bẹ ṣètáni ọkùnrin ń bẹ tí ó wàá tẹ̀yìn obìnrin láàmú ṣètáni obìnrin ń bẹ tí ó wàá bá ọkùnrin pé ọ̀rọ̀ ta sọ́njú ni mo torí ẹ̀ wá wọ́n dà lóhùn. àárín forty one days yẹn ẹ̀jẹ̀ àjọ fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run eléyìí ni àǹfààní tí mo fẹ́ fún jàmáà la ọba kéré pátápátá ò ó ṣe one hundred and sixty six tó bá lè ṣe lọ one hundred yẹn sọ di one thousand sixty six yẹn ó sọ di six hundred and sixty tó bá tún lè ṣe jù lọ òǹkà òun náà ni kọ́ ọmọ fi kún kọ́ ọmọ fi kún kọ́ ọmọ fi kún ibi ọlọ́mọba ni o lè ṣe dé ọmọ wa ṣe sàárà bọ́ba ti lágbára mọ́ eléyìí ni àǹfààní tí a fẹ́ sọ fún wa tá a fi kún wá sí tí a ṣe èyí tí a fi kó ńlẹ̀ ní wákà wa tá a fi kí ọlọ́run ọlọ́run jẹ́ àṣẹ pẹ́ ọlọ́run jẹ́ àṣẹ gùn ọlá nàbí wa Muhammad ọlá alukur'an azim ọlá títóbi ọlọ́run. Ala la ilaha illallah Ala la ilaha. bàbá ìpèsè oúnjẹ àti iṣẹ́ ṣe báwọn ọ̀dọ́ nípínlẹ̀ onítọ̀pá ìfọyàbalẹ̀ tí a mọ̀ sí kwara gbogbo oníṣẹ́ tó pèsè gàrí yóò ti padà ní kòmẹ́rẹ̀ ìpínlẹ̀ yìí òun ló ti ṣe ọba nípínlẹ̀ yìí. ìjọba farajì láti múlẹ̀ rẹ̀ jẹun ó pèsè oúnjẹ láti.